بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله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 مداد كلماته ومنتهى علمه ومبلغ رداه اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع غير خلق الله غير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم وصحبهم أهل الله أهل الله الفوضى نيارة الفوضى نيارة أتكي أولهم أتكي أو النبي أولهم àsìkí kí gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n gbaṣẹ́ fáwọn ànábì nínú àzíkiri dáa sí ohun. Táwà tọrọ tó abáfẹ́ torí àsìkò náà kéré púpọ̀ a sì fẹ́ summarize ẹ̀ orí àwọn àfáàwà imam tí wọ́n kalẹ̀ wọ́n jẹ́ gbólóhùn kọ̀ọ̀kan a jẹ́ kí wọ́n sọ lórí ń dáa báwá àtàwọn elétò ńláńlá tó wà ń bí ẹ máa dàníyàn o ká máa dàníyàn àfáàwà Ustaz òpèwáàfè ìyáwí wọ́n ti sọ wá àti fún wa Bàbákáwí wọ́n ti sọ kí ni èrò rìbáàsì àti wábí. Àlàyé tó kí lórí ẹ̀rẹ̀ mìíràn ó ti fi lè kí kálukú wá fi mọ́ kí ni contribution wa sí afẹ́ contribute lórí bí ìsìláàmù ṣe ní tọwọ́ wa ṣubú. Àmọ́ síwájú náà gbogbo ala ní tí ṣe wá láfi ní kátàníyàn. Ọlọ́run orí wa mọ̀ wá, ó sì mẹ́rọ ọkàn wa. A ti sọ́tọ̀lùmọ́ọ̀lù lérí tí ń ṣe wá yìí àkọ́kọ́ bùkátà wa náà ni Islam Islam ni bùkátà wa tàbárì tí jọ jẹ́ pé Islam ni bùkátà wa gbogbo bùkátà yóò ti bíyá ṣùgbọ́n tó bá pẹ́ nǹkankan mí ni bùkátà wa lẹ́yìn Islam olùyọ́ dàmú jìnà àfẹ́ dàmú ọlọ́run àfẹ́ wàhálà ìwọ́lọ́mọ́ إن كنت كتبتنا عندك أشكياء فبدل اللهم سكواتنا إلى السعادة فبدل إن توقفوا نفي أكما دامو كتوجي كتومو كتونا كتول أولم باي بدا آمين ولا رمضان تاوان بي مسا يدامو وفلا سفا يباي آمين ويقوسي لكوفوا أولم مسا صوت يورو آمين ويقولي بو لكوفوا صوت يوري آمين ويقوي أي نتو أفاتو lọba kọ fún wa mọ́ta sọ di àfàtó bá ní fa kọmọ tó ra wọn àfàtó ní ká fa ń fa kọmọ tó ra wọn àfàtó ní ká náwọ́lẹ̀ kan náà kó ṣe dédé mọ́ta sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ àmìnà wọ́lá wípé àfi ìsìlámù pé àwọn ọmọ ìyá wa ìwọ́n sì dáhùn afàlùkùrá ní pé gbogbo àwọn àgbààgbà ìmọ́mù ni wọ́n dúró yìí gbogbo àwọn ọlọ́rọ̀ fi dá lọ́lá wọn ẹjẹ́ àpàdé wọ́n ti jẹ́ àpàdé ọlọ́mọ́sá àti orí bá àpàdé yìí àmìnà wọ́n pàdé yìí àmìnà tí kò sí bẹ́fà náà àmìnà ìlera mọ́nà ìmtàbárakàlẹ̀ ìbí ẹdí ìrọ̀kọ̀ wọ́lá fún iṣẹ́ ìkòyẹ́ alẹ́jẹ́ àpàdé mọ́ta الذي علم سبع سماوات سباقا فترى كراما في سماوات واجب ترى بفطور ثم الجن كان عليهم ولكل كبسا سواسين ولقد اجتهد السماء مصابيح وجنات والنسان وعدنا سبع سعير والذين كفروا بربي عذاب جهنم كثير لا طريق ولا سلوك فقال لما يسمع الجيد والأمارك أبياب وجزء لهم وتقدر لنا في المسيح قالوا بلا فرجعنا نزل وغضبنا وقلنا والسلام في الشهود وقالوا لا كنا نسمع لكن ما كنا بأساب السعير واعترفوا بسبب فاسق الأساب السعير الذين أحسنوا باب الدين لهم مجرات رجل كريم وأسروا خلافه الجاهل من وعليم السلوك ألا يعلم خلافه المسيح خبير والذي جلق وأرسلونا فمسوس ملك تأخذ سوائه الشرور آمنتم بالسماء يا يسوع الموت فسيتموت آمنتم بالسماء يا يسوع الموت فسيتموت ونذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير ولم يكن يكثر وصفرا ويقولون متى الوالد يقول الصادقين كل انما لمن ابتلى وانما لزم به ولما رأى رسولا في يده يولد نفر وكلا العسل سكتب تدعون ولا يزمنا لقني الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله

الله الله الله الله اللهم أنت بهوائجنا عليم وقمكات والما وعلى قضائها قدير قدر دياري وهي عليك يسير وسنرى فوق أمنون اللهم علينا بقضائها يوالك بالك وبا أبي أبكاتها يا أكرم الأكرمين ولا الأقبل لجو يا أسرى العصبين ولا الأمسير يا أجول الأجول ولا الأطرج يا رحم الرحمن ولا الأكني يا رب العالمين ولا الأبعب الله إيه إبات دوالي ọlọ́run ìtìhádù ìjú yìí ọdọ̀wọ́ rẹ̀ ọlọ́run gbogbo àwọn àfáà wa tí wọ́n jíṣẹ́ rẹ̀ ọlọ́run yìí wọ́n dálé kéwúlẹ̀ ni wọ́n ti tàfsírì ni wọ́n dáwà sílẹ̀ ni wọ́n ti záwíyà ni ọ̀dìríyà ni ìjàníyà ni wọ́n kọ́ mọ́ wà láàrin wọ́n ti jálàbí ni lọ́nà dáwà ìsìláàmù yìí tí wọ́n fi ń sayé ọlọ́mọ tí nà mẹ́nì wá láwà yìí ọlọ́jà náà fi ṣe rere. Amínà. Ọlá sàlátù sáà sí fàdínà Muhammad.

nǹkan tí ṣoògùn òun làwọn àfáà ti ṣoògùn ẹ̀yìn ìtẹ̀hàd àwakọ́lá dára ìrìbáàdù kọ́lọ́ dá ìtẹ̀hàd rúlẹ̀ ọlọ́run fún ara ìlú pé kalẹ̀ pẹ̀lú àṣẹ bàbá wa tó àádà ìkájọ máa ṣọ̀kan nítorí ìsìláàmù ìbáàtì náà ògo ọlọ́run náà ló gbé kalẹ̀ lẹ́wà gbọ́ lẹ́jọ́yìn wa lágbẹjọ́yìn ara wa àtàwà àtẹ̀yìn kí láti ìrí ṣe àìsí kankan àtàwà àtẹ̀yìn àti rí kankan sí èébú wa ní conference láwá ṣe ẹ̀yàn ọmọ ẹ̀yà wa tẹ́ máa ọ̀lá ìgbogbo ẹ̀dá tọ́lọ́run bá dá wáyé tí ò bá sàmì sáyé láńtorí ọlọ́run ìranu lọ́wọ́ sí láyé tọ́lọ́run ti palẹ̀mọ́ tí ó ṣe fáwọn akílà ó ṣe fọ́lọ́run ní bàbàrà pàápàá jùlọ àwọn àfáà ake aríké táwọn kan sì ké tí wọn oríké àtọ́ arítọ̀ táwọn kan tọ́ tí wọn rítọ̀ wọ́n kó lè ké wọ́n wà tí wọn oríké wọ́n lọ ṣe nǹkan míì àtẹ̀mí àtẹ̀yìn àwọn àríkíwá ti ẹ̀wọ̀n kó ti dèrè ìdúnà fún ajọ́ níwájú ọlọ́run bí táà ah, tí wọ́n jọ ń sàtẹ̀pọ̀ àwọn aṣẹ́ra wa làbáwá ní tẹ̀pọ̀ mọ́ tọ́wọ́ wá jẹ́ pé kèfèrí lọ́sẹ̀ wá kí wọ́n sí tọ́wọ́ ẹgbẹ́ bùtùlú àdínì lọ́sẹ̀ wá bàkàtà bí kiri ó lọ́sẹ̀ wá níbo láàfi rọ́ àmọ́ òbẹ́ ìnà òun bó láàfi sí tọ́jẹ́ tàwọn ọ̀gá wa lẹ́yìn ìwà tí ọ̀sá ti kọ dáindáin mọ́ ẹ̀mọ̀ pílẹ̀ ìṣòkùn ẹ̀mọ̀ gbé wà sí kiri tẹ́lẹ̀ tẹ́ẹ̀ láìsí àwọn ọmọ inú Islam ilé yóò ṣe ọ̀wọ́n sọ ilé yóò sọ ẹ̀yìn lẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹmọ bẹ́ẹ̀ ṣe kojú wọlé káàkiri tẹ́ ń jíṣẹ́ Ọlọ́run ẹsẹ̀ mólídì tí ó máa jà ràn ìdáwọn wárí

kí ó dáké yọ pọ̀ ẹ̀yìn máa kí ó ipọ̀ àwọn bàbá tó kọjá mi òkè tó báyìí wàláhì wọ́n ti ṣẹ̀ǹkà fọ́lọ̀ ìdí wọ́n ìṣẹ́ fọ́lọ̀ wọ́n rẹ̀ nìkan san wọ́n tí wọ́n lọ èmi fi sọ fún àwọn tí ń bú àwọn àgbàlagbà pé àwọn bàbá tí ò rówó nítorí owó bàbá láti bá mọ́sálásí kàkí ọ̀nà oko láti bá lè kéwú kàkí ọ̀nà wọ́n kọ́ ọ̀yẹnjú wọn kí yẹnjú asáborí pa wọn tó ìdí eléyẹ̀ jọdọ̀ ọlọ́run sábà ní afa nẹ́sì nẹ́sì bẹ lọ́dọ̀ yìí sábà ní afa dísì okunlẹ̀ sábà ní amú kí nìkan wá okunlẹ̀ bóò láti ìtàádò ti jí padà bàbá wa ìmọ́mù ájíwá ayíṣá wọ́n ń bọ̀ lọ́nà wọ́n ni wọ́n wà ní lásùn a pè ẹ̀yìn náà àfókọjọ́ àdámọ̀ pè yí àwọn tó ń gbèrò ọ̀rẹ́ ní gbogbo wa ẹ jí padà ẹ jí padà tí ó ń bá ti wọn lọ́wọ́ òdúó èyí ti táwọn ọmọ rí ti wọn ti táwà èrí ti wá sí àwọn náà ń sẹ́ra wọn lẹ́yìn alájí wa isa nẹ́fà ẹgbàgbé tẹ́ bá fi ṣe ráyé alùkùrá ní pọ̀ rẹpẹtẹ táwọn pé ọ̀tọ́sí mú bí abúlé láì jẹ̀míyà ní ẹti mọ́ wọ́n tàn fún ilẹ̀ yìí náà ẹ̀rí ayé àtúkò ilẹ̀ wà yí dẹ́bì ṣe nǹkan wọ́n bá ti bọ́ nígbà àbá wọ́n bá ti bọ́ lórí ṣe mọ́nù wọ́n bá ti bọ́ ẹjọ̀kó alájì ẹjọ̀kó ẹ̀ a lè lo ayé méjì pọ̀ àwọn tàná ló lànà àwọn alálẹ̀ ní àwọn mí ń bọ̀ alò ọ̀la bá bá tò ní wá ti kúṣe ó bìtà lórúkú mọ̀ ìmọ́mù wa ìmọ́mù ọlọ́kàfà alájì alhájì Suleiman asim bàbá wa ẹgbà pé ní bá nù yẹn gbé sókè ọ̀rọ̀ kúnlẹ̀ kọ́ àwa náà tó wá ta yín jí ni èyí náà máa tàwa náà jí bí a sí àjọba tara wá jí jọ́kan ni ọlọ́run ó pè wá sí gbangba wájú ẹjọ́ àti àwọn ẹ̀yìn àfádà ẹ̀yìn kéúdà kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe a máa fi ń gbà tí wọ́n tẹ̀mí ní bínú ọ̀rọ̀ náà tán nù mí à níwájú ọlọ́run níbi ẹ bá fi kó sí ẹlọ orí ńlẹ̀ àwọn jíìlù táwọn tó nídìí wọ́n jòkó àwọn tẹ́ jìtì ọlọ́run fún mi lóòótọ́ lẹ níjàmá sí àfá yìí ní jẹmọ́ tiẹ̀ àfá àkàtọ́ ní jẹmọ́ tiẹ̀ ẹ ká pàápọ̀ kó dojú kásà sí orí ẹpẹlòmí. alhaji muhammad qasim hamza. bàbá kọ́símùdà ọ̀dọ̀ wọ̀nyí ẹ dìde sókè ní ìkúnlẹ̀ kọ́ ẹ dìde sókè kí jẹmọ́ orí yín ọlọ́run ló gbé yín kalẹ̀ ọlọ́run ló sì fi kéwú mọ̀ yín tọ́ba kẹ̀yìn pẹ̀lú ọlọ́run ẹ̀yin náà mọ̀ pé ọlọ́run ti nǹkan fún mi ẹ máa dúpẹ́ nínú ẹbí yín ẹ máa dúpẹ́ nínú ara yín ẹ fi mọ ọlọ́run ẹ ṣe. eléyìí ẹjì padà ẹjì ilé ìpadà ẹjì mítìnì ìpadà kódà ní tí ò sí mẹ́rin àápè sínú ẹ torí ìlú yẹ̀yìn lẹ́wà mẹ́ lónìí láti ká bá débí ìjọba ló kan lòun tí ọba rìnrìn àẹ́ kan ló ẹ̀ ní àbùkù láàjẹ́ wọn kí mo wá àwọn tí ń kọ́ wọn ń bẹ ládùúgbò yìí á pé ẹwà wà ń bẹ bá ń dùn yẹn gbàgbé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìfà nàìjíríà pẹ̀lú mi. alhaji tajudeen abdulrasaq. gbogbo bá ti pè yín ọlọ́run ló pè yín alhaji ọ ọlọ́run ló pè o ọlọ́run ní bí ha ulẹ̀ ọlọ́run bá bá yẹ̀ sí bí ha qawman laysu bí ha bí káfírí kò tíjọ́ tèmi ó tẹ̀sí lára àdéhùn ti ìpamílẹ́kún pítọ̀ ntí máa kíní kan ní lágbájá ti ọ̀sọ̀rọ̀ sí mi ní ọ̀rọ̀ mélòó wọn sọsọ sáà nẹ́bí tí wọ́n sọ sọ́lọ́hùn pàápàá bóò ní sẹ́ ọlọ́run ó sì jẹ́ sí ọlọ́run tàbá sọ̀rọ̀ sí akẹ́kọ̀ọ́ alábùkù ẹpẹlòmí. alhaji kamaluddin muhammad ọwọ́ ọ̀rọ̀ tí ń dùn mí tí ń dùn mí tó ẹgbà níbi tí ń dùn ní kò ní jíṣẹ́ ìdélẹ̀ kò ní jẹ́ ìdélẹ̀ adúrú tó rí ọlọ́run sì pọn wa lé kò sẹ́ńtì ọ̀dá fún nú yín kò sẹ́ńtì ọmọ rí ṣe tí bá ń kọ́ àná lágbéra ní nǹkan mi ta ń jẹ ìdá kọ́ àní wí náà láti rí ṣe délẹ̀ yìí o pẹ̀lú mi. ọ̀nà hajj abdul hafiz muhammad sadiq afa hafiz ọlọ́run ní padà lẹ́yìn ọlọ́run ní muhammad èmi ọ̀sán ìmájídélẹ̀ nísìnyí afamọ́nà lẹ́yìn lọ́wọ́ àwọn àgbààgbà bá tó wà bẹ́ẹ̀ àwa níkẹ́ inú fèsì sí ọkù ọkọ̀ ọlọ́mọkànlélọ́gọ́rùn táàkì táìsẹ̀ rútùbà rẹ̀ ń tàbá wà nù ẹgbẹ̀lómi alhaji abdulgafar ismail hajji wa abdulgafar lórí wà láti wá sí ti ṣe hajji gafarida tọ́ bàbá ọdọ̀ wọ̀nyí o ẹ dìde sókè torí ọlọ́run ẹ̀pọ̀n wà lílẹ̀ fi dáa lóhun èmìkẹ́ wá pọ́nlé tí ó sọ̀rọ̀ mọ́rin èmìkẹ́ pọ́nlé alkùnrin lẹ́pọ́nlé ó kọjọ́ adámù náà láti pè yìí àpàdé ah, bì kan ju dáwà yìí lọ ẹ fi tí ń bá ń dùn yẹn fi pèrè nǹkan mí lọ́dọ̀ ọlọ́run ẹ tún padà ẹ padà èèyàn wá fi bèèrè lọ́dọ̀ ọlọ́run pé tí ń fẹ́ ní ọlọ́run àbùkù tó kàn mí nì ọ̀rọ̀ tí ń dùn mí ẹ̀tọ́ mi tí ń rí gbà fi bèèrè báyìí lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ̀lú mi. Ayub Abdurrahim. Ayub Abdurrahim. ẹ jíṣẹ́ fún wọn. alhaji samsudin muhammad juma. samsudin muhammad juma àwọn dà ẹ jíṣẹ́ fún wọn. alhaji lukman abdulhasin. bàbá wa lukman abdulhasin ti dà ẹ jíṣẹ́ fún wọn. alhaji abdulhasin ajísafẹ́. ajísafẹ́ kọ́ aláwọ̀ kún wọn. alhaji abdulfatai abdulhamid. alhaji abdulfatai abdulhamid àwọn náà sílé. alhaji taofik hamza. alhaji Taufik hamza bẹ́ẹ̀ kí ìsàṣepọ̀dí gbogbo ẹmọ àjòkóta yìí ní gbogbo ẹkún bá àjòkóta yìí afẹ́tọ́ bí ẹ̀mí ìjà mẹ́rin tá wá bíbà yìí tí gbogbo ẹn dùn ràn yìí tọ́wá pé kí nínà ń lọ bẹ́ẹ̀ sí tìbì sí iṣẹ́ mà kò sì ní tùmọ́ kèfèrí èyí tí gbogbo ẹtú káwọn yóò tùmọ́ mù náà fi kí àti kèfèrí ẹjẹ́ á pè ìbànújẹ́ sọ́dọ̀ wọn padà ìbànújẹ́ tá á pè sọ́dọ̀ wọn ni káwọn ọmọ ti bá àti bá àti ṣe ń bẹnu sọ́dọ̀ tó tọ́wọ́ bá àsìkò ní òtó nǹkan. àwọn kóhun tá a bá gbé ولا يطعون موطئا يجيز به الكفار إلا كتب لهم به عمل صالح ìgbéná rẹ̀ bá gbé tó bá ibi kèfèrí nú tó bí bí ọyẹ mọ̀náfìkì nú ọlọ́run ní ládá ní ibi kọ fún yín. bismillah alhaji abdullahi abdurrahim alhaji abdullahi abdurrahim àwọn náà sílé alhaji abdurrazaki atati alhaji abdurrazaki atata alhaji abduljalil abdulsalam alhaji الحاج عبد الرحمن محمد بشير محمد بشير عبد الرحمن الحاج عبد الغني الياس حاج عبد الغني الياس الحاج عبد اللطيف مغاجي عبد اللطيف مغاجي awada so ọ̀dọ̀ oyin o Ọlọ́run tó ṣe magaji èyàn ńlá ní jẹ́bẹ̀ alákòóso ní jẹ́bẹ̀ dìde ẹ̀dìde alákòóso ní jẹ́bẹ̀ ẹ̀tún nípò mi wájú Ọlọ́run ti dáadáa ẹ fi sùúrù sí ẹ bá wa jí kíní ìpadà àwọn tó nídìí ní abẹ́yìn ya alátàlá tó jẹ́ mẹ́lá ẹ̀ nídìí wọn ẹ̀yìn jàmáà mùsùlùmí lọ́kùnrin ẹ̀ nídìí lẹ́kṣọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ pé àwọn àfáwà aládùúgbò fẹ́ ti àbí ẹ̀ nídìí ẹ̀ ṣé tí àbátà ṣe pọ̀ sáàrí alhaji alhaji muhammadu sani muhammadu sani alhaji a àwọn ni agbésẹ́ mẹ́sẹ̀jì wa nù iṣẹ́ tọ́lọ̀ ni a jẹ fún yín ẹ̀yin náà òjíṣẹ́ ni yín àwọn pé alájì wa tó ara Abdulhakeem àti ìmáàmù wa Abdulsami bàbá wa ìmáàmù ẹ́ Tawakaltu ọdọ̀wọ́yí ẹ̀yin ni àgbàlagbà ládùúgbò àtàwọn àgbà tó bá tó kù iṣẹ́ táwà rí láwá ṣe yí onú àwẹ̀ láti wà yí ẹ dákun ẹ nǹkan táà mọ́ ń dáàbì papọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ jókòó ẹ jókòó afẹ́ fatẹ́lẹ̀ yín lọ́wọ́ ni a sì fẹ́ kẹ́ bá iṣẹ́ náà dókòóngó awáká ara yín ọlọ́run lọ́rọ̀ yín o ọlọ́run lọ́rọ̀ yín ẹ ìjọmọ̀ ìyá Islam àwátá ń jẹ́ dùn àrùn pọ̀ lára wa púpọ̀ ó rọrùn fún wa ká kọjú sáwọn èèyàn ká máa bú wọn ká máa fáyà fún wọn ká máa fàdísì fún wọn

tọ́wọ́ ẹ pé owó kan ní máa ń jẹ́ ìdààmú ẹja àmọ́ tọ́wọ́ ẹ pọ́rọ̀ kan ní àdídì kan ní jẹ́ ìdààmú ẹ̀jẹ̀ àmọ́ tọ́wọ́ ẹ lórí ètò àwọn àgbà tí sáfù ọmọdé ni àmọ́ bá ti pín síra wọn apàálẹ̀ yín lọ́wọ́ àtàwọn bàbá tó túkù ń jágbà ládùúgbò ẹ pè wọ́n kò sẹ́ni tí ń bẹ tí ó rìn ọlọ́run rẹ̀ ní ọwọ́ ọlọ́dàbọ̀ ọmọlọ́bẹ̀ ọlọ́run ẹ̀yìn jẹ́mà tẹ́ jòkó bí ìgbìmọ̀ ìsìláàmù tí mọ̀ rínú àwa mùsùlùmí àbẹ̀nú ẹ̀wọ̀n mẹ́ta èyí mọ́ fẹ́kẹ́ dì mú tẹ́mọ̀ fi lọ lẹ́nu ẹ̀wọ̀n mélòó mọ́ pé ẹ̀wọ̀n mẹ́ta ẹ̀wọ̀n àkọ́kọ́ tà bẹ́ẹ̀ òun ni òdòdó là ṣàrá ìlà àwọn òfin ọlọ́run ẹ̀wọ̀n ní fáwà mùsùlùmí ẹ̀wọ̀n ní ọlọ́run ò tú alẹ̀ pé máa jẹ tó wù ọ́ máa wòrán tó wù ọ́ máa rìnrìn bó ti wù ọ́ máa wọ́tọ̀ tó wù ọ́ ó fún wa lófin táà sí ó sì fún wa lófin táà ní gbọ́dọ̀ sí nínú Islam ẹ̀wọ̀n àkọ́kọ́ nù ẹ̀wọ̀n ẹlẹ́ẹ̀kejì ní kádàrá tí ń bẹ lérí wa táàmà ọlọ́run ti kádàrá lé wa lérí àwa sì láti ní bìlífù sí

olóyẹ̀kẹ́ sàdúrà sàdúrà ọgbàwẹ̀ títí títí ọ̀sá ìsìn títí tí ní ní ìjọ ọ̀bọ́ sí àwọn abọ́sí fábúrú rẹ̀ lákùtí ìbá ìlú ẹ̀bá ní ìmánì tóló níjà fún ẹ̀wọ̀n kejì ni ẹ̀wọ̀n ẹlẹ́ẹ̀kẹta làkìtánì tó dúró jù wá pé kò ní ṣàṣeyọrí lóòrùn ló ṣàṣeyọrí wájú ọlọ́run ọkẹni tó ṣàṣeyọrí mú bàbá kan jọ kan gẹ̀rí bá kúmọ́ táwà bá náà ṣe ìṣòro kí la rí mú lọlé kẹ́ ẹ fi mọ̀ pé àwẹ̀ tẹ́ ń gbà yìí ṣètá ni wọ̀ ń wò mí náà àkùrádì tá ń ké ń wò wá kó àti tá ń ṣe ń wò wá gbogbo tá ń ṣe tá mú fàájì kìí ṣe fàájì lọ́dọ̀ ṣètá ni yóò jẹ́ á ṣe tó bá kù jẹ́ lẹ́la ìta àbáyọ ní yọkàn bá gbọ́ ẹ̀jẹ̀ ni kí láàbínú tí ò ní sáyé ayé sáfilẹ̀ yọkàn àbíkọ́lọ̀ ọlọ́mọgbà ìgbà lọ́wọ́ wa mọ́gbà agbára mọ́gbà yìí lára wa bàbá kan sin lọ́run ó sin lọ́run títí ọjọ́ òkú rẹ̀ wá súnmọ́ sẹ́ẹ̀fì mọ̀ pé sètáàni ọ̀fẹ́ yáfi ẹnìkan ọwọ́ adarúgbó kò lè kò lè ṣe dáadáa tó bẹ̀ mọ́ tí máa ń lọ mọ́sálásí lẹ́nu àyín síbẹ̀ ń yóò jòkó tẹ̀ mẹ́ta gbàtàgbàdé ọwọ́ àjòkó lábẹ́ ògiri ìgànná kan ẹ̀bìtì tó fẹ́ wó ilé kan tí wọ́n ti gbé bẹ̀rí tó ti dá oró bàbá wọn sinmi nígbà ọ̀yá ó bá sùn lọ sètáàni wá jí i bàbá bàbá ẹdìdé ẹdìdé ilé ìfẹ́ wó bàbá bá dìde kàbìkàbìkàbì bàbá dìde ilé bá wó wíì ẹlákun sẹ́mọ̀ pé tí bàbá dìde ilé owó lọ àbí oníwólù àwọn bá ní ah ọmọ mi ló ṣe mí lóore báyìí ha ah, ọ̀ jẹ́ kí lè yóò wù ní máa ń dúpẹ́ fún ẹni ó jí ọwá bí bàbá pé jẹ́ màmí bàbá ní wọn mọ́ ó ní ṣètáni lòun ah bàbá ní ṣètáni wo àwúsù bí láàrẹ sàtọ̀ ti dárí ní ẹ̀hàn ìpìtẹ́ ìsẹ́fún yójúmọ́ lẹ́nu àbáwá ní ṣètáni ẹsẹ̀ nǹkan rẹ̀ wọ́n ló ti wá sí bí lóore báyìí ní àbàbá ọlọ́run ò sí ọlóore o ọwọ́ sí mi lóore tí ọjẹ́ kígbẹ̀ náà ọlọ́run ò sí ọlóore wọ́n mọ̀ pé kígbẹ̀ náà bá wó òun á fẹ́ pọ̀ irun rẹ tó kí ààwẹ̀ rẹ tó gbà wọ́n bàjẹ́ kó tó kú

àtẹ̀wọ̀n kejì tí ṣe kádàrá àtẹ̀wọ̀n kẹta tí ṣe ṣètáni ọlọ́mọ́sàjì ajáde ń bẹ̀ rọrùn àmìnà wọ́n lára Ramadan sáńgbà yóò mọ́sàbí àbùkátà wa àmìnà àwọn àfáà ní àdúníyà sijinul mu'min ìtumọ̀ ẹnu wa jannatul kafir àlìjẹ́nà ní mú kébèrè ẹni tí ọba ti gbọ́ lọ́ngbọ́ ó lè mọ̀ gógóró ó lè mọ̀ gùrọ̀ ó lè bá kò sí tí ò lè ṣe yóò ní wọn kò sí tọ́ka ọ̀nà sẹ̀ríà yọ bá tètà ní sọ̀rẹ́ àwọn olè bá tètà ní sọ̀rẹ́ àti fẹ́ dá sẹ̀ríà kọjá àti gba kádàrá gbọ́ á sì àtúmọ̀ lálẹ́ ìsìnlẹ̀ nísìn kí mi ó tó jòkó á wà fún àwọn àfa wa lọ́rọ̀ sọ àwọn náà dájú ẹ̀yin àfa ẹ̀ dájú kọ àwọn elétò tó bá ti yẹ kán ṣe níjọ́ dábàá fi mítìnì sí tẹ́tẹ̀ ilé òpè láwọn àfa káàwẹ̀ yìí tó tán afẹ́kí ìṣàádù yóò ṣe wá sí inú bí ẹ̀mẹ́jì public lecture tẹ̀sí public lecture káfí gbà pé ọ̀rọ̀ tá a bá yín sọ ẹ̀ kéré wa e yẹyẹ wa ẹ pè wá léèyàn lábẹ́ ń táwọn ìmọ̀mù yóò bá sọ afẹ́ kí àwẹ̀ yóò tó tán ìṣàádù ìjú ó pè wá lecture public lecture bẹ́ẹ̀ tí í ṣe àtẹ̀yà àtàwọn ọmọ kéwì àtàlátàlátù yìí àbáraka tó ẹjá kí ọkọ̀lọ́ mọ́kàndínlọ́gọ́rùn káwọn afọ́ tó máa sọ̀rọ̀ lé lérí látúndà ní àwọn alẹ́kan àtàwà àtẹ̀yìn ọlọ́njá papọ̀ sórí rẹ̀ àmìnà ètí rí bóò nígbẹ̀ yẹn àmìnà ẹ̀wọ̀n sẹ̀ríà ọlọ́mọ́sà pàṣì wá ń bẹ̀ àmìnà ẹ̀wọ̀n sẹ̀dáàrì ọlọ́mọ́sà yóò wá ń bẹ̀ àmìnà ẹ̀wọ̀n kádàrá Ẹgbà afẹ́ kọ́lé, afẹ́ lóṣọ, afẹ́ jayé, ọlọ́mọ́sà kílẹ̀ àwọn mẹ́. Ààrẹ. Ó ta afẹ́ ọbọ́sì kó tẹ̀lé ìyọnu ọlọ́run. Ààrẹ. Ọlábìsúnlẹ́ ara rọ̀ ní ẹ̀yìn. الله أيت غمى إما في جل جلاله ولا تعلم جل جلاله جلاله الله جل جلاله الرحمن جل جلاله الرحيم جل جلاله الملك جل جلاله القدوس جل جلاله السلام جل جلاله المؤمن جل جلاله المؤمن جل جلاله جل جلاله jalla jalaluhu jalla jala ale ale bo ale bare ho ale musawe ho ale gafaro ale qaharo ale wahabo arrasako alẹ́ pàtà ohun, alẹ́ àlèmọ̀, alẹ́ kọ́fẹ́dò, alẹ́ kọ́fẹ́dò, alẹ́ hafẹ́dò, àrọ́fẹ́ ohun, alẹ́mọ̀ ètò, alẹ́mọ̀ sílò, àtẹ̀mẹ́ ohun, alẹ́ bọ̀fẹ́rò, alẹ́ hákàmọ́, alẹ́ hádìlò, alẹ́ sípò, alẹ́ هذا خبير هذا عليم هذا عتيم هذا كفور أشكر هذا علي هذا كبير هذا عفيف هذا مقيت هذا عفيف هذا جليل الرقيب هذا مجيب alẹ́ wá sí òun alẹ́ àkímù alẹ́ wà dúdú alẹ́ màjídò alẹ́ bá ètò afẹ́hìdò alẹ́ hapò alẹ́ wàkìdò alẹ́ kọ̀wíjò alẹ́ màjínà alẹ́ wàlejò alẹ́ àmìdò alẹ́ mọ́ sí alẹ́ mọ̀ bòdé ètò alẹ́mọ̀ ètò alẹ́mọ̀ oyé alẹ́mọ̀ mẹ́tò alẹ́ àìjò alẹ́kọ̀ yóò mọ̀ alẹ́wájẹ́dò alẹ́májẹ́dò alẹ́wáhẹ́dò alẹ́ áhàdò asọ̀màdò alẹ́kọ́dẹ̀rò alẹ́mọ̀kẹ́dẹ̀rò alẹ́mọ̀kọ́dẹ̀rò alẹ́mọ̀háhẹ́rò عليها أول عليها هيرو الطاهر علي باطن علي والي علي متهلي علي بار الصواب علي متكئ علي أفو الله ملك الملك ذو الجلال والإكرام المقسط Àlejánihun, àlejẹniyun, àlemọ́gínihun, àlemánihun, àtọ́rùn. النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله وتقدست اسماؤه وتنزه صفاته وجلت أفعاله والحمد لله رب العالمين هذا قيقن قلب وقت هو وجوه وقت هو وتن قد الله سبحانه ọwọ́ òsì káṣẹ Muhammadu síbẹ̀ àwa síbẹ̀ tán kásọ̀rọ̀ dábá pé àwa sàtáyà àwa jòkó àwọn alàgbàwà àwọn ìmọ́mọ́ àgbàládùgbò wọn wà sọ̀rọ̀ lérí ń tá ayé wọ́n ní gbogbo akọ́lọ̀já ṣe àlùbáríkà kálùbáríkà náà ṣe wá الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Nígbà tí bàbá jí ọlọ bá àwọn àgbàlagbà àwọn ẹni Ọlọ́run, ẹ gbà mí o, ṣètà ìlú wọn gbà mí sẹ́jẹ́ látòkè délẹ̀ dákan ẹ gbà mí o, ọwá ní má jáde ma, lè jòkó lé ọwà lọ láàárọ̀ ọwà lọ lọ́sàn-án àwọn àfọ́ lọ sọ́dọ̀ bàbá yìí láàárọ̀ wọ́n lọ lọ́sàn-án wọ́n lọ lálẹ́ kí ni wọ́n ti mú bàbá yìí wọ́n àti ní gbogbo ògbà títì rí ní gbogbo ìdínú fi jọ bàbá yìí lọ́wọ́ sẹ̀tàn àwọn bàbá wa ọlọ́dàkùnbà lẹ́yìn náà lọ́wọ́